pé ti tèmi tí ó wà ní iwájú mi àbí tó wà ní ẹ̀mí mi mo fẹ́ bèèrè ó ní pé à ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ tawhid so ní ọ̀pọ̀lọpọ̀ nínú tíra tí àwọn èèyàn máa ń kà so mo fẹ́ fi kíní kan ṣe àpèjúwe ni nínú ọ̀kan nínú àwọn tíra tí àwọn sheikh muhammad bin abdul wahab ta kọ nínú wákìlú islam rahmatullah alayhi wọ́n sọ pé ní ẹni tí ó bá kàfàrà ẹni tó jẹ́ malam yukafir al-mushrikin títí dé parí ẹ̀ wọ́n ní kàfàrọ̀ jima'an so pé irú ẹni bẹ́ẹ̀ ó náà ti di gẹ̀fẹ̀rí so ní irú àlàyé báyìí so àwọn òkè sí tó bá ti kíyàn kan sí ìtàlákù rẹ̀ kíyàn máa lò lọ àwọn onímímọ̀ olùwàkọ́mọ́sà bá wa kẹwọn àwọn tó kù láyé kọlọ́n kọ́ṣà lékún àánú rẹ̀ fún wọn kọjá jáǹfà ní ìmọ̀ wọn pẹ́ ẹjá gbọ́rọ̀ àwọn onímímọ̀ yé ọ̀rọ̀ tí alfáàwí sheikh muhammad abdulwahabi ti wí bẹ́ẹ̀ ni gbogbo àwọn alfáà láti jọun àtòní bẹ́ẹ̀ náà wọ́n wí ní ti torí pé ẹni tí ọba ṣẹbọ pẹ̀lú ọlọ́run tá ń pè ní mùṣíríkù a sì máa tí sọ́yàn di mùṣíríkù ìyẹn ni pó mú nǹkan pọ̀ mọ́lọ́run àbóse kèfèrí lọ́nà míì kíyàn kan wá pé àmàbọ́yá yọ́ wà lìjánà o ọlọ́run lọ́mọ irú ohun tá a wí lọ́dọ̀ wá ń bí ọlọ́run lọ́mọ ẹni tí ń sìn wọn o èyàn rí èyàn tí ń ṣe kíni ń ṣe bọ pẹ̀lú ọlọ́run ń ṣe ń tọ́lọ́run ọba ní bẹ́yàn bá ṣe léyìí o <clears throat> ó ṣe kèfèrí pẹ̀lú ohun ìtúnmẹ́ ní pé ìtàwọn alfa ń wí nìyẹn o ìtúnmẹ́ ní pé ìmọ̀ kó ṣe pé ní kọ̀dóhun gan lójú èwo lọ́nà bọ́yá ìsìláàmù ni bọ́yá ń tí ẹni yìí ń ṣe ni gbogbo ẹni tó bá sì ṣakà fil islam ẹni ọ bá níyè méjì nú pé bóyá islam tí ń se yìí ni ó làmí lọ́dọ̀ ọlọ́run bóyá nǹkan mí sí ni kẹsẹ musulmi àbí kó sì jẹ́ pé ní ẹni yìí se yè méjì sí áyà àbí hadithi tọ́tọ́ ka pẹ̀lú ẹni bẹ́ẹ̀ ó se kèfèrí sọ́lọ́run àbọ́dà nǹkan pọ̀ mọ́ ọlọ́run gbogbo èyíkéyìí méjèèjì tẹ́yìn ọba kó sínú méjèèjì yìí iṣẹ́ kèfèrí ni nínú kẹ́yìn ó ní ṣákù nínú ìsìláàmù pé bọ́yá ìsìláàmù lọ́nà bọ́yá nǹkan míì ni ẹ̀sájá máa ṣe àbí pé áyà àbí hadithi tó fi rinlẹ̀ pé bẹ́yàn bá ṣerú nǹkan báyìí o iṣẹ́ kèfèrí ni o kẹ́yìn ó ní ṣákù kó ní dáòtù sí pé bọ́yá kò rí bẹ́ẹ̀ ilé inú túnmà ọ̀rọ̀ àwọn onímẹ́mà àmọ́ táwọn onímẹ́mà bá wá ní ẹnìkan ṣe kèfèrí gẹ́gẹ́ bí sheikul islam ibn taimiyya ti wí ibn taimiyya ni man thabata islamuhu bi yaqin la yazulu anhu illa bi yaqin ẹni a bá rí dájú pé mùsùlùmí ni in tí ó yẹ ìsìláàmù kúò lórí ẹ̀ àfikọ́ dájú man thabata islamuhu biyakin la yazulu anhu illa biyakin ah bóyá ó ṣe nǹkan báyìí ah bóyá báyìí bóyá báyìí èyí wọn yo yan ku nu kini nínú islamu kodo léwu nítorí pé ni tó bá pè nìkan ní kèfèrí ọ̀rọ̀ kalima kúfùrù yìí ò ní bọ́lẹ̀ lásán ìmá kẹni náà jẹ́ kèfèrí àbíkọ́ padà sórí ẹni tó pé ẹni tí è ṣe kèfèrí ní kèfèrí torí náà ilé ilá gbọ́yé ọ̀rọ̀ àwọn onímímọ̀ fẹ́ìlán ẹni ọba sàbátà pé kèfèrí ni ìyẹn ni pé tó rinlẹ̀ tó jẹ́yẹ̀ kínú tó járí dájú ẹni tí ń bọ́gí ẹni tí ń bọ́pẹ̀

sí Ìsá wà ń bẹ̀yẹn huwa al-masihu ibn maryam aya tó wí pọ̀nbélé báyìí pé gbogbo ẹni ó bá ní masihu annabi Ìsá ọmọ Ọlọ́run ni laqadi kàfàrà ó di kèfèrí kí wọ́n wá pé à ẹ̀fin wọ́n lẹ́ o Ọlọ́run ló No. ọlọ́run ọ̀sán arábìnrin tí obìnrin ló bèèrè ọlọ́run ọ̀sán lẹ́sàn bọ́sọkùnrin náà ọlọ́run ọ̀sán lẹ́sàn dáadáa torí mi gan fúnra mi ti pàkíì sí àwọn kan èyàn gbọ́dọ̀ torí tí ó jẹ kọbálìkì àmà rẹ̀ jẹ́ ọmọ mùsùlùmí ọwá ní wọ́n kọ ìkéde wá fún ní o jésù ni wọ́n kọ́ ní pé wọ́n san wá announcementi wọ́n san wá alkiyama ti ẹ torí ẹjá ma ma ń tàà ń se o bèèrè pàtàkì lárábìnrin náà bèèrè o mo sì ń sọ repeatedly kọ́dọ̀ òfin nàìjíríà tí ò tí ìkan kí lọ́lọ́run fẹ́ kí lọ́lọ́run ọ̀fẹ́ kò pé wọ́n gbẹ̀sìn lọ́wọ́ rẹ torí pé wọ́n fọ́n sálárì o lè wí pé àà ah, eléyìí ọ̀tàkò ìntèmì gbàgbọ́ wọ́n sì ti ní tó ń kálùkú bá gbàgbọ́ ní kọ́ máa ṣe kíni ní kọ́ máa ṣe bí wọ́n ti ẹ̀wà wí bẹ́ẹ̀ ṣẹ́ kọ́dà bí wọ́n bá gbáṣẹ́ kí wọ́n gbà èyàn gbọ́dọ̀ torí tí ó jẹ kó ṣe kíni kọfàlìkì á máa rẹ̀ sí o gbogbo ẹni ni ẹlòmí ò ah, torí náà kọ̀dá o ẹni tí ọ̀bá máa aláforíjìn lọ́lọ́run àmọ́ lópin ìgbà tí èyàn bá ti mọ̀ tí ń bá tún ṣe ó léwo ó léwo ẹ̀mẹ́gán ti pàkíyèsí àwọn kan rí bẹ́ẹ̀ látàrí pé kọmọ musulmi ọmọ sọ̀rọ̀ kúfúrú ọ̀rọ̀ kèfèrí jáde lẹ́nu ọ̀dá sẹ́yìn ìbéèrè tí ó pé nípa um, sọ́látù musafir ẹni tó ń rìn àjò ó ti wá dé ibi tó ń lọ ó yẹ́ yẹn bọ̀ láti kò wá dé lọ́rin ó ti wà lọ́dọ̀ àwọn tó wá kí so àsìkò mọ́gìrìbù um, adé ẹni ó ti sinmi ó ti ń lọ́jọ́ kejì ṣé ó sì lè kí pé kó combine mọ́gìrìbù àti ìṣá lásìkò mọ́gìrìbù ni àbí ńgbà tó ti fẹ̀yìn balẹ̀ bí a ó sì wà nínú àwọn àsìkò tó fẹ́ lò níbi tó ṣáàbù wà so pé ṣé ó sì lè máa combine àwọn ọ̀ràn ẹ̀ ní àsìkò tí ó àgbàláyé wà pín ọlé bẹ́ẹ̀ ni onírin àjò tó ti débi tí ń lọ bẹ́ẹ̀ ni ó ti débi tó ń lọ só sì lè máa kí ìrùn méjì pọ̀ bẹ́ẹ̀ ni lásìkò kan só sì lè máa dí ìrùn pẹ̀ in tó jẹ́ ń wí bẹ́ẹ̀ ni pé mo pé kèèsì gbogbo ẹn tó lè kí dúrí àti asúrípọ̀ àbí magribi àti ìṣáyípọ̀ kèèsì rú gbogbo wọn náà ni wọ́n lẹ́tọ̀ sí kíni kí wọ́n sọ dúrí di méjì kí wọ́n sọ asúrí di méjì àbí di ṣáì di méjì tó jẹ́ ń fi kún nìyẹn ṣẹgbọ́ káyẹjú eléyìn òun náà gbogbo ẹni tí ọba lẹ́tọ̀ onírin àjò ọlẹ́tọ̀ sí méjèèjì ẹn bá jẹ́ kíni tọjọ́ nírin àjò ó lè kí ìrùn magribi àti ìṣáì lásìkò ọ̀kanú méjèèjì ó lè kí zúrí àtàásírì lásìkò ọ̀kanú méjèèjì bákanáà ó lè kí zúrí rẹ̀ méjì bọ́bá dárùn kí bọ́bá ṣe kíní bọ́bá dárùn kí àmọ́ bọ́bá ti tò lẹ́yìn ìmáàmù irú oòrùn tí máàmù bá kí òun dárùn kí lórí rìn àjò àbóhun lọ jẹ o lè kíráka méjì àmá wọn ṣàlá àtàwọn ìsẹsí kan bẹ tíyàn lè kí zúrí àti asírípọ̀ mẹ́rin mẹ́rin náà ni ó wà kí o lè kí magribi àti ìṣáìpọ̀ mẹ́ta àti mẹ́rin ìṣáì náà ni ó kí ìyẹn ni tí ó bá jẹ́ onírin àjò ìrìn àjò nìkan ní fún lọ́pọ̀túnítì méjèèjì àmá àwọn hàlátù mí ń bẹ gẹ́gẹ́ bó ti wá nù hadithu abdullahi ibn abbas radiyallahu anhuma ibn abbas ni òun rí òun ṣẹ̀hídà nabi sallallahu alaihi wasallam nígboro madina mẹ́ngẹ́rì safarin wala mator annabi ò sí lórí ìrìn àjò ojo òsìrọ̀ annabi sì kírun magribi àti ìṣáipọ̀ àmá annabi ò ní díkù àìdírun kú bàbá wà ní kíni bàbá wà ní ilé irú tí ń fa ilé yìí ni àwọn làlúrí àpèjúwe tó kọ́mọ̀ jù ní eh, bóyé èèyàn jẹ́ ni tí iṣẹ́ rẹ̀ ọ̀gbọ́dọ̀ dúó yóò kó báwọn ẹlòmíì bóyá medical doctor lápèjúwe tí ó se operation fún yàn o lè jọ wákàtí mẹ́ta o lè jẹ́ mẹ́rin wọ́n sì lè rò pé yóò jẹ mẹ́rin gbà míì kó di mẹ́jọ irú àwọn báyìí àyè wà láti pé kó kí lórí àti àsìrù rẹ̀ pọ̀ àbíkó kí magribe àti ìṣà àmọ́kọ̀ gbọ́dọ̀ dí ikù lópin ìgbà tí ẹ bá ṣe ònìrin àjò àtàwọn tó bá tún jọ bẹ́ẹ̀ kódò fi mọ́ gẹ́gẹ́ bí òfin tí ọ̀ fi gbogbo ara mọ́tọlọ́un tá ń lò timetable exam jáde la wíkẹ̀ kọkọ̀ gbọ́dọ̀ jẹ́ gbogbo ògbá ó pé ẹwà wà lọ wájú ẹwà lẹ́yìn wọn nígbà táwọn tẹ́sà ṣèdánwò náà nù bí wọ̀ bá sì ti ṣe mọ́ lọ irú ilé iná alè lórú kíni alèrú hadithu ibn abbas radiyallahu anhuma bàbá ipa ago mẹ́ta ni wọ́n pè dánwó ẹlè kírùn dórí àti àṣírí yín láti ago kan àbọ̀ yín torí bí bere bá bẹ̀rẹ̀ láago mẹ́ta ọdá ago mélòó ọdá ago mẹ́fà lè <laughs> bẹ́ẹ̀ ìyẹn lè yẹn fi lè èyàn lè o lè kórùn pọ̀ àmọ́kọ̀ gbọ́dọ̀ dí ìrùn kù lópin ìgbà tí yẹn bá jẹ́ mọ̀kímọ́n gẹ́yìrò musafir ìbéèrè àfáà wá ni pé ìrìn àjò tàà wá ń wí iná orísìí ọ̀nà méjì ló pín sí ìgbà tí yẹn bá wà lórí ìrìn tí ò tí ìdébi tí ń lọ àti lẹ́yìn ìgbà tó bá débi tí ń lọ wọ́n fi ẹ̀kọ́ àti ìlọrin sàpèjúwe àbí èyí tí ò sí èméjì ń bẹ̀ ni pé lópin ìgbà tí èyàn bá sì wà lórí ìrìn o lè máa lo àǹfààní méjèèjì kọmọ kí ìran olópo mẹ́rin kọmọ kí ní mélòó méjì kó sì máa kí ìrùn méjì pọ̀ ìrùn méjì tá ń wí àṣùbá ikẹ́ àṣùbá pọ̀ mọ́ nkankan o gbóhorí wàlà àgbóhorí wàlà àṣìr almagribu wàlà ìṣà fakọ̀t àṣùbá àsìkò rẹ̀ lọ́gbọ́dọ̀ kìí kọ́dà bí yẹn wà lórí ìrìn àjò ìyẹn bẹ́ẹ̀ lópin ìgbà tí yẹn bá se rìn tí ó ti kọ́dà bódógó mọ̀ sọ ń bẹ̀rún tó pé lọrin ní ń bọ̀ tí ó ti dé ibi tí ń lọ bọ́bá ti wá dé lọrin tí ń lọ àbékò ní ń lọ láti ìlọrin tí bọ́bá ti gúnlẹ̀ tó ti débi tí ń lọ ní ọmọ kírun rẹ̀ pé àbí yóò sì tún mọ kí irúbin tí ń kí bọ̀ ní orí ìrìn àjò eléyìí ìfìmọ̀hánrẹ ní àbíyàpẹ ẹnu díẹ̀ ìbẹ̀ láàrin àwọn onímẹ́mọ́ ní ti torí pé kò sí hadithu annabiwa muhammad sallallahu alaihi wasallam kan tó fààlà sí bẹ́ẹ̀ pé bọ̀bá ti gbéjọ́ kan o bọ̀bá ti gbé ìjọ méjì o bọ̀bá ti gbéjọ́ mẹ́ta ẹnu tí alfukọha rahimahumullah ààrẹ ni ó múrú rìn àjò tá nẹ́bì rìn tó ṣe pé ìjọ mẹ́tàlà nẹ́bì ló ààrẹ ni ó múrú rìn àjò tá nẹ́bì rìn tó múnújọ mẹ́rin kọ́dà àsìrò níjọ mẹ́wàá kalimami abi hanifa tarọ́bì rahimahullahu ta'ala kọjá kíní kọjá àmẹ́yí tí ó súnmọ́ wàlẹ̀ ilmọ̀ inda Allah azawajal òun ni madhabi àwọn bí i alfawa àgbà sheikhul islam ibn taimiyya rahimahullahu ta'ala ibn taimiyya ni qa'idatun amma principle general principle ni gbogbo tí ọlọ́wọ̀n ọba ti fi ààlà sí wípé iye tí mo mẹ́bàá فالمرجع فيه إلى العرف والعادة فالمرجع فيه إلى العرف والعادة العادة ìsẹsí ibi tí nǹkan ní ti sẹ́lẹ̀ òun la fi fi yé ká tó bọ́ sórí eléyìí ni pé ọlọ́run ní kíwọ ọkọ̀ kò fún ìyàwó rẹ̀ ló ń jẹ àmọ́ ló ti rí náà sù pé pẹ́rẹ́gì báyìí ni ó fún kò sí àbí ń bẹ́ ìgbé bẹ́yàn bá mú oúnjẹ kalẹ̀ ń lé o iye pẹ́rẹ́gì rẹ̀ sì báyìí ni kò fi kalẹ̀ iye eh, iye báàgì ẹ̀wà báyìí kò sí nígbàtí ò ti síhun kí ní ọ̀yẹnjú rẹ̀ àlàádátú wà lẹ̀rù ya nílùú wáyé àyín o à bẹ́yàn bá ní jẹ oúnjẹ gbèsè o bẹ́yẹ bá ti ra eh, pẹ́rẹ́gì gàárí àbí pẹ́rẹ́gì ẹ̀wà mẹ́ta mẹ́rin ní àádà wá ń yàyà èyàn ti fún yàn ló ń jẹ tó yóò ṣẹ̀rí àná ló ti sẹ́wọ̀n ibùnotẹ́míà wínú ibùnotẹ́míà ní láàpláì sírú eléyìí náà lópin ìgbà tí èyàn bá sì ń ríra rẹ̀ àbáwọn aráàlú tí ọlọ̀ ọba náà ń rí ń rí kíni nírin onírin àjò torípé tí ń jẹ́ àlẹ́ ìlànìyàn nínú sólùfẹ́kìrì nínú òṣòlù fíkà àwọn alfáà se rọrùn fún wa débi pé alhukumu ya dúrù máa ìlàtí hí wùjúdán wà àdàmà gbogbo tí ṣẹ̀rí àbá ti ní ìdájọ́ rẹ̀ ní in tó fa tí ìdájọ́ ń fi rí bẹ́ẹ̀ lópin ìgbà tí ń bá ń bẹ́ẹ̀ ìdájọ́ náà mọ̀ bẹ́ẹ̀ kí lọ fa ìjan ìrún méjì pọ̀ òun ní kíni asáfàr ìrìn àjò gba ònìrìn àjò lámọ̀yìn láti lè ṣe ní fúfúyẹ fún yà torí pé ń bẹ̀ẹ́nu hadith ní annabi ní asáfàrú kọtàátún mẹ́nàlá àgáàdì ànẹ́bì ní rí àjò ìran kan nínú ran ìjìyà ìyẹn ni pé ìnira tí ma sábà wà fún ìyàn lórí ìrìn àjò kò ní dàbí ìgbà tí àwà ní ààrẹ ni àmọ́ká fi kún bí iná bí ṣẹ̀rí àbá ti wá gbé ìlà kalẹ̀ bí ṣẹ̀rí àbá ti gbé kíní fàlẹ̀ ìlà tó àmà ìlà yọ wà wà jẹ́nẹ́rà ẹnìkan wá ní pé àrí ẹnẹ̀mí lórí ìrìn àjò àwẹ̀ rìnira <laughs> lórí ìrìn àjò bí ìlà bá ti wà ara ní ọ́ kò ní ọ́ ìlànà torí pé ìdájọ́ ṣẹ̀rí ò lè pé gba pé ọ̀tọ̀ tàfà yunus ọ̀tọ̀ ti àfáhùn ṣẹ̀rí àkọhùn torí náà kí ni ìlà ìdínrunkù àbíjànrunpọ̀ òun ní kí ni ọ̀nà ìrìn àjò lópin ìgbà tí èyàn ọba ti jó nírin àjò mọ́ kọ̀ lẹ́tọ̀ sí méjèèjì mọ́ lópin ìgbà tí ń bá sì ń jẹ́ kí ni onírin àjò ọlẹ́tọ̀ sí káwàwò báyìí gẹ́gẹ́ bí wípé inú tó hàn sí mi pé ọrúfù tìlú wa ń bí gbogbo bí èyàn bá dé tí wọn bá bí pé jò lẹ ń lọ gbogbo bí èyàn bá dé sẹ́ tí wọn bá ní kíní níjò lẹ ń lọ ẹ́n wọn ọ̀ká kún nírin àjòrò bẹ́yàn bá dé lúkan nísinsẹ́ tí wọ́n wá bẹ̀rẹ̀ pé yúnúsá níjò ní ọwà ayá ti yé wọ́n gbà pé lè rẹ̀ ní kíni ilé rẹ̀ lọ wà nù ogbóbi èyàn bá ti dé tóun náà ma sọ pé a mọ́kàn wá se nkankan ni ìjọ ní ọ̀yà àgbà bọ́yá lọ́la bọ́yá lọ́túnla ń fún wa lára pé ní wọn ò rí gẹ́gẹ́ bí kíni bí onírin àjò inú àwọn ọ̀nà tí èyàn lè fi mọ̀ bọ́yá onírin àjò lòun bóyóhun èsè kíni bóyóhun èsè onírin àjò inú àpèjúwe míì tó tún bá ìlú àyí mú àwọn tí ma lọ nysc yọ́ lọ sí sáfíìsì ọdún kan yọ́ lọ kámpù ọ̀sẹ̀ mélòó lẹ́n lò nísìn ọ̀sẹ̀ mẹ́ta yọ́ lọ kámpù bọ́bá wá kó ní kámpù yọ́ wá lọ lọ́bọ́yọ́dún kan ní ibi tí wọ́n ti ní ó se primary assignment yẹ gbogbo tí èyàn fi ríra àyàn ló nírin àjò ló pé sí kámpù o lè kààrẹ ẹ̀kún kíni o lè kààrẹ ẹ̀kún onírin àjò àmọ́ ń gbà wọ́n bá ti wá pínyàn pé ma lọ tíjì nílé ìwé yìí lápòjú ẹ̀ má bá gbà fà yúnúsù lọ abẹ́kúta tọ́ wá wálé láti abẹ́kúta ará lọrin ó bèèrè pé njò lọ ń lọ njò lọ ń se kíní torí pé wọ́n ti gbà pé ń se kíní ń gbénu nísin òun ìlọrin náà ilé mi ni kò sí nkankan yẹn lè nílé méjì ò lè nílé mẹ́ta ló ṣe wá nù ríwáyà kan pé ọ̀gá wa ọ̀fùnmọ́nù bẹ́ na fàd rọ́bí ọlọ́hù tánàlá anùhùnmá wọ́n ní bí ọ̀fùnmọ́nù bá lọ maka ìmọ̀ kírùn rẹ̀ pé torípó níyàwó kan maka inú orúfù tónù bí èyàn bá ti níyàwó ọ̀fẹ́ kan sí bàdàn ó sì fẹ́ kan sí ìlọrin ó tún ní kan pọta <laughs> ọba ti débẹ̀ ilé náà ló déhùn àbí ẹ̀hẹ́ so àwọn nǹkan wọ̀nyí ibùn tẹ́mí ọlọ́nkọ́ mọ́sá àsán wọ́n lẹ́sàn dáadáa wọ́n se àwọn ìgbọ́ àgbòyí ẹ̀sìn yí rọrùn fún wa púpọ̀ pé mọ́wùlẹ̀ dàmú ààrẹ gbóbi ṣẹ̀rí àbá ti fààlà sí nǹkan ok o ti kúnlẹ̀ already alákólẹ̀ ọkàn jọ bí ẹ̀rin ni ara ẹ̀kọ́ fatiwanu ara ẹ̀kọ́ kíni fatiwanu bí i bá ka ìlàmùl muwakkain arọ́bìl alamin ibn al-qayyim jọ yí wa pé bọ́ọ̀bà dáhùn béèrè ọ̀tọ̀ níbẹ̀yàn tí dáhùn béèrè tí ò tí ṣẹlẹ̀ ọ̀tọ̀ níbẹ̀yàn tí dáhùn béèrè tó ti ṣe kíni tó ti ṣẹlẹ̀ kọjọ́ra wọn ló ń béèrè pé só ti kúnlẹ̀ náà

irú gbogbo mẹ̀lẹ́bí tó bá rí báyìí ẹ̀dàkùn ẹbẹ̀rọ ọlọ́run ọ gbogbo tẹ́yàn ọba lè ní gbogbo tẹ́yàn ọba lè jẹ́ in tí ń jẹ́ islamu náà ni alistislamu lèlà ẹjúlẹ̀ fọ́lọ́run bí i báyìí pé wọ́n ní ọlọ́run ọ̀fẹ́ ọ̀bá rí tàà bá ilallahi azawajal minal amali asọ́lẹ̀ha so bó ti jẹ́ ni ẹ̀ lérí eléyìí tí mo wí kò fi jáǹfàní nínú àwọn sọ̀hábà annabuwa muhammad sallallahu alaihi wasallam ibn abbas náà ni rọ́bí allahu anhuma wọ́n lẹ́nìkan àwọn méjì wá bèèrè bèèrè mo ní ọ̀tọ̀ ní fatiwa ń bẹ́nu alámùn muwaki'ina bẹ́ pé fatiwa mufti kí nǹkan ó tó sẹlẹ̀ ọgbọ́dọ̀ yàtọ̀ sí fatiwa mufti lẹ́yìn ìgbà tí kíní lẹ́yìn ìgbà tí nǹkan kìí sí páwọn àfá ń dọ́gbọ́n sí fatiwa o ya àwọn àfá náà tún wá ń kùn lọ́dá ǹkan ẹwà pẹ̀júwè yìí wọ́n láwọn méjì wá wọ́n wá bí ibn abbas ní bèèrè kan náà ó sì fún wọn ìbéèrè ni pé ẹlákùnkí ni dájẹ́ ni ọba páyàn

jahannam khalidan fiya bọ́ bá dánwò fàjàzá òhú jahannam ọwọ́ná khalidan ọmọ gbébẹ̀gbére wọ́gà bíbà lọ́hù alẹ́ olúwótún bínú sí ọ wà láàánàwú ọwá lọ́tán àwọn ọmọ kí wá ní ah, ìbéèrè kan náà ni àwọn méjèèjì béèrè ọ̀rọ̀ ọlọ́run náà lẹ́sì fi dáhà méjèèjì lóhun àmẹ́ẹ̀ṣe tó yàtọ̀ ẹ̀wò ọlọ́run ma fáwọn ẹni ọlọ́run tí wọ́n bá dóòtì a ma fún wọn ní bí n tá yóò ń pè ní ojú tí wọ́n wó yàn bí wọ́n bá rí yàn pé ọ́dà bí n pè ń ń bẹ lérò ẹni báyìí ni ó ti ṣe gíní ó ti pààyàn ọ̀rẹ́dì ó ti wá wà nínú ìbànújẹ́ pé bóòlù wọn bá lọ báyìí ọ̀rẹ́ ní kéjì yí láńsẹ́sì lòun wáwá kí lọ wáwá láńsẹ́sì ní pé jẹ nǹkan bèèrè náà <laughs> ó ti tọ́jú ọ̀bá lọ́wọ́ àbí ó ti mú àdá lọ́wọ́ pé àmọ́ jákọ bèèrè ìbánkú lọ́lọ́wọ́ forí jíyàn bí i bá pa ló jẹ ń gbé báhùn fún kọ́dá nasu ti ibn abbas ní aral kọtila fi àyìnà yìí mo rí inú ojú ẹyinjú rẹ̀ méjèèjì ń pé eléyìí ń wá láńsẹ́sì tí ó fi páyàn ni hekima àwọn alfanu ló jẹ́ ń bí afáà ní <laughs> ìbéèrè tí mo ẹlákùn ìbéèrè tí mo fẹ́ béèrè òun ni pé ẹni tí ọlọ́run kádàrà pé bóyá sísà sọ ọlọ́run kádàrà pé ẹni yẹn gbọ́ ní àgbọ́yé láti pé bóyá wọ́n mú kúrò nílé christian gbogbo fámìlì rẹ̀ christian so ọ̀dọ̀ àbúrò ìyá rẹ̀ ló wá gbé tó fi dàgbà so ọ̀dọ̀ àbúrò ìyá yẹn ni wọ́n ti wá lọ tọrọ rẹ̀ pé wọ́n fẹ́ fẹ́ tí wọ́n fi wá fún wọn ọkùnrin àbóbìnrin so àbúrò ìyá yẹn ó wá direct wọn pé kí wọ́n lọ sọ́dọ̀ àwọn fámìlì wọn ti sọ fún wọn pé ọmọ yìí ti lọ́kọ so pé kí wọ́n wá síbẹ̀ ṣùgbọ́n tó wá lọ síbẹ̀ wọ́n lọ bá àwọn fámìlì lọ́hùn so wọ́n bá wọn sọ̀rọ̀ wọ́n ní wọ́n mú ọjọ́ tí wọ́n ṣe akídò so àwọn christian náà ni o but wọ́n ti bá wọn sọ pé kán máa wá àfà tí ó ṣe kíní yẹn fún wọn kí wá ní ìbéèrè yìí torí ọjọ́ ti lọ so ìgbà tán wá dé eh, ìbéèrè ni pé irú sísà yẹn ìgbà tán débẹ̀ tán bá pásọ wọn yàrí wọn sáà wọn àdúró tán fi ṣe kíní ẹ̀ wọ́n á fi mú sísà yẹn wálé ṣé irú akídù báyẹn ṣe ó ṣe akídù kélé yùn pásítọ̀ èsì akídù <laughs> àmá gbogbo nǹkan ló nídi hekima kò nídi kí wọ́n wulẹ̀ jàmbẹ̀ bí wọ́n bá ṣe ti wọn tán káwọn wá lọ ṣe akídù àmọ́ ìwọ̀n lè dúó fún akídù o èyí wọn ò lè dúó fún kíni kọ̀ sọ obìnrin di ẹ̀tọ́ fúnrú ọkùnrin bẹ́ẹ̀ o ẹ̀kejì ní pé ńgbà tẹ́ ń wí ẹ ní àbúrò ìyá àbí olúwa tó gbé islam kalẹ̀ ó fètò sí o ìta ń pè ní àòlìyà al'umur àòlìyà al'umur àwọn tó làṣẹ mọ̀fọ́mọ fún ọkọ̀ ìdílé bàbá ni o ìdílé kíni àfíta bá wò dílé bàbá ilá tó kèdé lẹ́ sí kò sí mùsùlùmí kankan dílé bàbá rẹ̀ ní gbogbo dílé bàbá rẹ̀ ara àwọn dúró excuse téyàn lè nínú torí pé ẹni tí ẹ̀sìn ọ̀pá nẹpọ̀ kò lè jẹ́ wà líyù fọ́mọ obìnrin kò lè jẹ́ kíni kò lè jẹ́ wà líyù fọ́mọ obìnrin ètò ọlọ́run ọba ni àmọ́ bọ́bá ẹ pé kọ́dà bọ́yá bàbá rẹ̀ ní kèése mùsùlùmí àátùn wo ta lọ́kàn bàbá yọ lẹ́gbọ́n yọ lábúrò àbó ní bàbá bàbá kọ́dàbó náà bá lẹ́gbọ́n tó ti dàgbà lọ́mọbìnrin yìí bọ́yọ́ lẹ́gbọ́n tí ọ̀rọ̀ ti jọ yé wọn tí wọ́n ti jọ di mùsùlùmí àmọ́ kò tí kan ìdílé ìyá bẹ̀lẹ̀ àbúrò ìyá àbúrò ìyá ìtún wá jóbìnrin kọ́dàbóbìnrin náà wá láti lé ọkùnrin nílé bàbá kò lè ẹ̀dàkùn gbogbo ẹ̀yìn ìyá wa ẹgbọ́ ẹgbọ́ àrin iye dáadáa gbogbo àwa náà tàà ń fẹ́ ìyàwó ẹ̀yà ọ̀dọ̀ àǹtí rẹ̀ tí ń gbé náà mo ti àǹtí rẹ̀ ti mọ̀ mí àǹtí rẹ̀ olúwa ọ̀yọ̀ǹda bẹ́ẹ̀ kíyàn mọ́ ma ṣe zìná tí ò ní mọ̀ ni pé ọkùnrin ní fi ọmọ obìnrin ní ẹni ọkàn lákọ̀ọ́kọ́ níta ni òun ni bàbá tó bímọ rẹ̀ òun ló lè wá pòun àsàkánbẹ̀lẹ̀ yóò bá kọ̀ tako sẹ̀ríà bàbá gbé lọ́nà tó tako sẹ̀ríà oníbẹ̀yàn bá wá tọrọ ọmọ tèmi nìsìn kí wá pé ẹ̀lọ bá brọ́dà mi ẹ́n pé ẹ̀lọ bẹ́gbọ́n mi èyàn lẹ́tọ̀ ẹ̀tọ́ mi mo lè ṣe kíní wọ́n dàbí mọ́ ń tọ̀hún rí mo lè gbẹ́ni ọba fẹ́ fi ọmọ mi o tí lámọ́yín bá ti rí pọ́ dáa kò fi fún ọ èyíun là ń pè ní taukil là ń pè ní kíní taukil irú eléyìn ṣẹlẹ̀ kò burú àmọ́ eléyìí tí ọ̀dá tí mo ní ni pé <laughs> bàbá ọmọ ló ní ẹ̀tọ́ àti fi ọmọ rẹ̀ àmó lè ṣe kíní ẹ́ o lè yọ̀ǹda fẹ́ ni ọ bá wù kọ̀bá jẹ́ fámílì rẹ̀ kọ̀bá àjọ́ rẹ̀ rẹ̀ kọ̀bá àjá àfá rẹ̀ kọ̀bá ẹnìkan tó sáfọkàn kàntán pé o ní tí kó ọmọ mi eléyìí tí wọ́n ní ẹsẹ̀ kẹsẹ̀ ákìlò tó torí kún ó tún fura sí nǹkan míì náà irú bí tí wọ́n lọ yí wọ́n sọ tọ́lọ wọn ọ̀fẹ́ ń bẹ̀ wọ́n pè ló kọ kí nìkan àtọmọ àti bàbá àti ìyá àbí bọ́bá ti jẹ́ báhùn kí wọ́n dìde torí pé olúwa ní ibi wọ́n bá ti ń sọ ọ̀rọ̀ kúfúrú fàlá takùnrin tí ó sì ní jẹ́jà pé àádóde yí ń ta <laughs> bí ẹ bá ṣetán ẹ wa ń ta mí tí fi sùúrù yẹjú tí ó sì ní dìjà tẹ́sì ní ẹ̀ nítorí ẹ̀ ju ẹ̀sìn yí lẹ̀ mọ̀rọ̀pọ̀ ti yé wallahu ta'ala alam náà hijab so wọ́n ní irú advice wọlé lè fún ẹni bẹ́ẹ̀ tí wọ́n sì ń threaten rẹ̀ pé ní tí o bá ti yọ ìjáàbù yìí àwọn ní sanwó school rẹ̀ ma pé irú advice wọlé fẹ́ fún Allahul musta'an tó olówó kò la lè ṣe fún àmá gbà níyànjú olúwa tí ó al-Qur'an al-Karim nínú Suratu Luqman ibi tọ́lọ̀ tí ń kìlọ̀ fẹ́mi àti wọ́n pé kásì dáadáa sáwọn òbí wa o kásì o ká tọ́jú wọn o ká gbọ́rọ̀ sí wọn lẹ́nu ọwá débì kan ọlọ́run ní red line ní alkhotutu alhamra tẹ́mọ red line ni pé kò débì yí o kò sí kíní kò dé yàyín o kí lọ́lọ́run wí wà ń já àdáka àlá an tó ṣíríkà bí máa lẹ́ kìí ṣe pọ́rọ̀ ẹbọ nìkan mo jí nítùmọ̀ ṣíríkù ni ìmọ́ ẹ̀tọ́ ọ̀tọ̀lọ́un ogbé e fún kíni ẹ̀tọ́ ọ̀tọ̀lọ́un ní kọ́pá àyàn láṣẹ kádà lóhun ẹ̀tọ́ ọ̀tọ̀lọ́un ni níjọ àbáwá ní apá agbẹ́tọ̀ ti àṣẹ tọ́lọ́un lẹ̀ àtẹ̀láṣẹ nìkan tọ́lọ́un ọba dá ṣíríkù náà torí náà olúwa ní ìtẹ̀lóbí ìbọ̀wọ̀ òbí ìgbásẹ̀ ìgbọ́ ọ̀rọ̀ sóbi lẹ́nu ọlọ́nlọ́lálàá kí láàlá rẹ̀ òníjọ́ tó bí bá takòtọ̀ lọ kọ́dà lànàbì náà sọ́lọ̀lọ́sọ́lọ̀m ànàbì tún wá sàlàyé rẹ̀ tó tún yé wa yékéyéké ànàbì ni látọ́ àtàlì makhlukin bí máa sí àti alkhali àìtẹ̀lé ẹni tí olúwa dá dépò ká fi sẹ ẹni ọdá òbí tó bá ní dandan kó yẹ ọmọ àwọn yọ ìjáàbò lórí ọtakòfin ọlọ́run kí rò òbí náà abẹ́ kún náà bẹ̀rù ọlọ́run àmọ́kọmọ̀yọ́mọ́tẹ̀lẹ̀ ọlọ́run sọ́nà àbáyọ fún bó se ìwé náà lọ́fẹ́ ká bó se nǹkan mí náà ni ọlọ́run sọ́nà àbáyọ fún èyí wọn ò tó ní excuse àti tako òfin ọlọ́run wọ́lọ́hù ìmọ̀ tó gbà lérò pẹ̀lú hijabu torí àwọn kéèsì àṣẹ̀ṣẹ̀yànjú kan níjẹ tàbí nǹkan ni ẹ ń pọ̀ táwà mọ́ gbọ́n gbogbo ọgbà bàbá mi èyí tọ́kọ̀ ni nìkọ́b kọ bojú níjẹ tàbí jẹrin bàbá kan sọ bẹ́ẹ̀ fún mi fóhun ọ̀kọ́ kó lo jèlìbáàbù kọ́dà kó lo fèmárù àmọ́ wọn gbà kó bojú bí ọba bojú ọba délé ọkọ rẹ̀ ọmọ Eh, púpọ̀ náà àwọn alfa ni wọ́n sọ bẹ́ẹ̀ pé gbóbìnrin bá bo gbogbo tó gbónú ara tí ọ ipójú nìkan ló fi ilẹ̀ kọ̀sẹ̀ lọ́hun inú àwọn tó wíbẹ̀ ni sheikhu na muhammad nasiruddin al'albani rahimahullahu ta'ala ìjọba ipé yíò nìkan ni mọ́wulẹ̀ fa wàhálà mọ́bà wọn fa wàhálà lórí yíò ọlọ́run ó se àyè rọrùn fún ọ tí ọkọ̀ ẹ̀yìn náà bẹ́ẹ̀ bá sì wá lọ́kọ̀ tí wọ́n gbọ́yé tóun náà ó se gíní

àwa tá a sì sí oṣù tàbí iṣẹ́ ìjọba <laughs> ọ̀dà bala muhammad náà tàbí àwa olówó bí kásòwò ètú àti nǹkan míì náà tí àwọn ẹgbẹ́ máa fọ́ọ̀sì wa pé ká jọ ẹgbẹ́ pé ká máa jọ ẹgbẹ́ bí ẹgbẹ́ ilé ètú ẹgbẹ́ aláta ẹgbẹ́ ẹgbẹ́ bí union eh union a ti fa ọ̀rẹ́ láyé kan tá a ti kóra wa lọ sí ọ̀dà àwọn agbófinró àwọn atún láwọn tí wọ́n dìde pé àfáà náà láwọn tí wọ́n dá sí pé a ti bí ọlọ́run náà ní àjàmá àtúrámọ̀ <laughs> so ó wà fẹ́ sọ di pé ah, àfáà ilé yìí ó fẹ́ takun tọ́lọ̀ gan ní ká mọ́ sí hmm. lójú àwọn tí wọn ò mọ̀ kan so ìyẹn mo fẹ́ kẹ́ gbà wá límọ̀ pé ṣé ká dó lórí ẹsẹ̀ wa pé àṣẹgbẹ́ ah, yìí nígbà fàdébì kan tó jẹ́ pé àfòfin dá sí wọ́n padà fi álẹ̀ pé tọ ẹlọ́mọ sí tí a ní dá ilá àmúmọ́ kí a kọ sípẹ́ntì bẹ̀t mo fẹ́ kẹ́ ẹgbà nímọ̀ lórí irú ẹgbẹ́ yìí ní gbígbọ́yé tèmi gbọ́yé kìí ṣẹgbẹ́ ẹ̀sìn àbí ẹgbẹ́ oníkálukú kọ̀bá jẹ́ mùsùlùmí kọ̀bá jẹ́ mi ṣíńsà tí ń serú iṣẹ́ yìí pé ẹ̀ ìtààmà se ní bọ́yá yí owó tààmà gbà ní àbí nkankan ṣẹ̀rí ọ̀tako lẹ́yìn irú ẹgbẹ́ báwọn káwọn àfáà ní kéèyàn mọ́ sí ẹgbẹ́ pé gẹ́gẹ́ bí ibn taymiya ti wí ibn taymiya ní gbogbo bí ọ bá ti jẹ pẹ́ gbẹ́ tẹwàá mú nkankan yíwa lúna àléyìí wọ́yọ̀ àádùn tó ẹgbẹ́ ń tẹ́ sọ̀rẹ́ èèyàn àbí ń tẹ́ sọ̀ta rẹ̀ ní pé sọmọ ẹgbẹ́ ni ọ kìí sọ̀rọ̀ ìsìláàmù ma kìí sọ̀rọ̀ alkùránì ma kìí sọ̀rọ̀ súnnà ma àmẹ́rọ ilé ìtẹ́ wí yìí bẹ́yàn bá ń se tíjá ọfẹ́ ọkọ̀ yọ wà nù gíní yúnà nù tíjá bẹ́yàn bá ń se kápẹ́ntà yọ wà nù èyí wọn ò ní kankan se pẹ̀lú ẹgbẹ́ tí àwọn alfa ń pé a mọ́ se o tó ti yé èyí wọn sọ́rọ̀ ẹlẹ́gbẹ́ bóyá kí n ara mi láyé ohun tó wọ́n ni pé wọ́n ń jẹ àwọn èèyàn nípa sẹgbẹ́ ìní tó sì pé freedom of association wa, tó bá òfin àbófin ti nigeria ní kúkúrú tọrọjọ́ ti lọ eh, irú ẹgbẹ́ báyìí bẹ́ẹ̀ níbẹ̀ ti wí ń bó ti rí lábẹ́ òfin nàìjíríà nánu ẹnìkan ò lè jẹ̀yàn lápá pé dandakọ wá ṣẹgbẹ́ tèmi bí ọba ti fẹ́ ṣe só ti yé àmọ́ ń tọ́ka wá ń bí ní pé ìjọ́lọ̀ ń faramá àbí kọ̀ faramá bọ́bá ipé bèmi ti gbọ́rọ̀ union yé ni in ti mọ́ sàlàyé yìí ṣẹ̀rí ọ̀tako ìpé ń torí ipá àjọ ń se iṣẹ́ kan náà so bọ́bá tẹ́ lọ́rùn kọ wá pẹ̀lú wọn bí ọ̀bá tẹ́ lọ́rùn kọ mọ́ wá pẹ̀lú wọn so jíé bọ́bá ipẹ́ tún nìkan mí ẹ̀rí mi lẹ́yìn tàbá kama fi gbàsìkò náà náà báyá bèèrè kan àbí méjì sí ìbéèrè tèmi ni pé <clears throat> nípa àkíyèsí nípa àwọn tí wọ́n máa ń ṣe àdúrà tí wọ́n máa ń pa ẹran yẹn so èmi ti rí wọn pé ọ̀ràn kó pín sí ọ̀nà méjì àwọn kan bẹ tó yẹ pé afẹ́sàdúrà fún yín ẹ lọ ra nǹkan báyìí wá bọ́yẹ́ ẹran àbádìẹ <laughs> kìí ṣe pé àwọn fi lọ máa ṣírí kan bọ́ wọ́n fẹ́ fi ṣe arúmọjẹ pé tọ̀ kòkókùn lálẹ́ yìí náà rẹ̀ fi ṣe àwọn kan mí sí wà tẹ́rí gbà fẹ́fẹ́ gba ẹran yẹn wọ́n gbà pé bí àṣírí iṣẹ́ táwọn fẹ́ ṣe fún tọ̀ àwọn gbọ́dọ̀ pa bí àpẹẹrẹ ẹran dúdú àbí bí ẹran dúdú bí àpẹẹrẹ mm-hmm. nípa àwọn ọ̀dọ̀ pa kan ṣá so wọ́n wò pé cases méjìjì ṣé ó papọ̀ àti pé tó papọ̀ báwo la ṣe fẹ́ bá méjì lò nípa àwọn atọ́ bí wọ́n ń bọ́ in tí ọlọ́run ò pè ní májẹ̀mọ́ àdúà tí ń pè ní kíni májẹ̀mọ́ àdúà kọ́dà haramu tẹ́lẹ̀ kejì yìí ó burú jù talákọ̀ọ́kọ́ lọ tẹ́mùkí talákọ̀ọ́kọ́ wọn ọ̀parọ́ mọ́lọ́run àmẹ́lẹ̀ kejì tí ẹ burú débi pé yùṣẹ́rẹ̀rù mẹ́lẹ̀m yùṣẹ́rẹ̀rù lọ ìntọ́lọ́run ò se lófin òun pé gíní torí pé bá àfáà ti wí lóòtọ́ bọ́bá ìpé yàásín ni bọ́yá adìẹ kọ́wọ́n àbí bọ́bá ìpé odidi kùránì ni ó ti gbogbo orú àwọn nǹkan báyìí olúwọ̀ gbé kalẹ̀ bẹ́ o gbogbo ẹn tí ń bá sì ń se bẹ́ẹ̀ kọmọ̀ pọ̀ ń wà nú àwọn tí ń ṣàrá táwọn náà sọ́ra àwọn dẹni tí ń se kíní tí ń sòfin inú àwọn ọ̀nà tèyàn tí ní pẹ̀lú pẹ̀yàn tún fi kún mọ́lá mọ̀hìdín wà ń bí kan pẹ̀lú mẹ́lálẹ́ àná bẹ́ni wọ́n ti wí kí ló pẹ̀ láwọn àwọn kọntraktor àdúà pé àwọn gbogbo ń tọ́fà gbogbo nǹkan yìí ni pé agbàgbé pé olúwa fẹ́ ká mọ́ bẹ̀rún fúnra wa ọ̀pọ̀lọpọ̀ ní ọmọ póhun lè tẹ́wọ́ sọ́lọ́n kọ́ dáhùn lóhun àfi ló ní ọ̀nà wa àfáìdákun kí ni ló ní kí wa òun ní ń fa gbogbo orú nǹkan báyìí kásì máa rántí àdíta annabuwa muhammad sallallahu alaihi wasallam annabi ni man lam yas'alillaha yaghdabu alayhi gbogbo en tí ó bá mọ Ọlọ́hun tẹ́wọ́ sí Ọlọ́hun ó bínú sí tí ó jinjo kan kó ronú pé mo kan tí ìṣòro bá dé tí mo lè pè Ọlọ́hun ó sí torí náà ẹ ká má ní inú ẹ̀sìn wa ká má ṣàdúà àdúà kò gbọdọ̀ lọ́rọ̀ muslim èyí tí ò burú ni pé èmi ń sàdúwà o mọ́ wá rí àfáà pé àfáà tún súnmọ́ lọ́n jù mí lọ ẹ̀dàkùn ẹ̀yìn ẹ̀mà bá ń tọrọ nǹkan báyé mi náà ń tọrọ lọ́dọ̀ ọlọ́run èyí ò burú òun là náà bí fi yú fáwọn sọ̀hábà pé ẹnìkan ó dé lẹ́yìn yí tí ń jẹ́ ìwọ̀ isú alkọrùnì kọ́dà náàbì ní ẹni ọba rí nínú yí kó ní kó ṣe gíní kọ́tọrọ àforíjì fún kọ́tọrọ àdúà fún òfihàn kíkà bẹ̀rẹ̀ ní ládùá kèèṣe wọ̀ àmẹ́ yìí tí ọ̀dá òun ni pé káwò ti sọ́ra wa di pé àwẹ́ ọmọ àdúwà se ẹ̀yìn ni èlò ní ọ̀nà wa àbí kí láàpá gbogbo eléhùn ni ẹ̀já múkó ká fi kún náà torí àwọn àsìgbọ́ máa ń bẹ bá bá dáhùn béèrè mi a pé kíyàn ọpa nǹkan o nínú ọ̀nà tíyàn fi sin lọ́hun ní kíni ẹ́ anúsùk kíyàn ọgbọ́n kọ́ dà níyàn pé mọ́ pa nǹkan yìí nítorí tọ́lọ́hun mínà níwà ilẹ̀ ìbáadà nínú àwọn ọ̀nà tààfin ṣe kíni tààfin sí lọ́un ni torí ẹ̀là fi ń pa léyá o lè má jẹnu léyá náà kí a mọ pa ìran yìí lè láàá àmọ́kọ̀ gbọdọ̀ jẹ́ pé a wá sọ di kíni condition tọ́lọ́run pé ní kíni tí ó pé ní condition àdúrà هذا والله أعلم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه